عباد الله أوسيك ونفسي بتقوى الله هذه وصية خالقنا للأولين بل هي وصيته للآخرين قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سبيلا يسلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يتع الله ورسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام ربنا سبحانه وتعالى وكما أكرم الرجال كذلك أكرم النساء فإن الله سبحانه وتعالى جعل لهذه الأمة بأجميها مسؤولية عظيمة إذا خفنا الشقاق بين الزوجين وإذا تبدلت الحال قبحا في عشرة النساء بل في العشرة بين الزوجين ربنا سبحانه وتعالى أمر أدلهم ببعثة حكمين مسلمين يحكمان بين الزوجين إن يريد إصلاحا يوفق الله بينهما يوفق الله بينهما في الجمع كذلك في الفرقة بل في التفريق إن رأي ذلك ولكن تجالس وتفاهم واطلع على ما يجري بين الزوجين وفي الأخير رأي أن يفرق بينهما لهما ذلك ولكن إذا تعسر الأمر وتعذرت السبل في الجمع بينهما وهذا الشقاق ما زال مستمرا فما الحال إذن جاز الخلع والخلع هذا قد يكون بطلب من الزوج وهذا يأتي أحيانا يأتي تارة والخلو بطلب من الزوجة يأتي غالبا وقد يكون الخلو بطلب من ولي المرأة كما قد يكون الخلو بطلب من رجل أجنبي أمتنا هل للخلع لفظ أقيم له كالطلاق أو كل لفظ يأتي بمعنى الفسخ فالخلو معه أم لا أقول فما بعد سواء المسلمين أن ترى لكي كرات قرفاء النبي صلى الله عليه وسلم أن ترى فرات وما جاك يفهم قوة وبدأ بأن يسألكوه كان النبي وقال bá ní sàlẹ̀kọ́lá rẹ̀ àti àwọn rẹ̀lẹ́bì àti ṣọ̀hábà rẹ̀ kí àwọn náà pẹ̀lú àwọn tọ́ọ̀kẹ̀ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam ní jọgbẹ̀ alìkiyama an bí rọ́lẹ̀ náà dáadù kẹsì rẹ̀ àtẹ̀mí àtẹ̀yìn kó jẹ́ alì bẹ̀rù rẹ̀ níbẹ̀rù ti tòótọ́ tó bá dẹ́dà pa ogun tó lọ sáájú aláṣẹ tó fún ọba wa wà narjú min Allah ma la yarjú ghayruna ẹn tí ìbá sí musulmi in táwà ránkan lọ́dọ̀ ọlọ́run bí bá kan rẹ̀ tó sì jórùrú lẹ́mí rẹ̀ irọ́ ní ọba o bọ́ bá jẹ́ pé ń rẹ̀ náà ni ó tó fi pọ̀ lúpù tí wọ́n ẹjí òṣètò ọlọ́run gbogbo sí ayé rí ìsẹ̀mí wa ó ní ìsẹ̀mí rí fún díẹ̀ yìí a ń bí àwọn àfẹ́ẹ̀sìn wọ́n mọ̀ dáalé wọ́n jọ wọ́n dákan nítorí wípé ṣẹ̀ìtọ́n ti tàtẹ́ntì àìmọ̀kan ó kó ìmọ̀ o

tani ẹmọ́ gbọ́sẹ̀ mọ́ ọ̀ọ̀ tẹ̀lé ẹn ó ti bá ti ẹjọ́ ó dèsì ìwọ tó wá ní àmà ẹwẹ́sẹ̀ yìí ṣe ibi tí Tinubu ti jókòó kò wọ́ oní àmà ẹwẹ́sẹ̀ ibi Tinubu ti jókòó sí ó wọ́ bí ẹ ṣe ń yà fún gómìnà náà ti bá ń fọ̀rọ̀ káàkiri lọ́dọ̀ state tàbí ẹni state mi náà kò wọ́ ọ̀sẹ̀ nìkan ti ẹ ọ̀sẹ̀ onẹ́nìyàn wá ń wẹ̀ ọ̀sẹ̀ òní ẹwẹ́ ọlọ́nṣe ajẹjẹ o ẹ̀sìn ó ní èèyàn máa ní tẹ́yìn fi sẹ́sìn ká mẹ́sẹ̀sìn náà ni wọ́n wọ́n ìsálákọ̀wé wọ́n wá níyàwó méjì wọ́n agbáfà torí wọ́n pẹ̀lú ẹbù wọ́n àti ọ̀lẹ́bù sáà wọ́n tó wálé bí èyàn bẹ́yẹ pọ̀ ń 1000 ilé wọn láti mọ́sálásí wọ́n gbáyàn kọlọ̀bá fún láti pọ̀tọ̀ dáadáa ń sọ oṣù fún mọ́mù nígbò tó sísà wọ́n rọkọ̀ fún wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ in bá sóògùn in sóògùn tí yàwó bá yàwó mọ́ lálàkálà mélòó ni <laughs> ìgbàtà sí rí òtù bàbá ní kọwa ma bá ṣe tafsir ọbẹ̀rẹ̀ tafsir ní mẹ́sàrásí mi tí ọlọ́run kọfà ìtò tí ọbẹ̀rẹ̀ tafsir ní eh, Ramadan ti báwọ̀ bírú táìmù báyìí tí Ramadan kú bí oṣù bí mẹ́ta Amẹ́rin kankan ó ní àà ẹ̀kùsù alá ṣẹ́ nínú orí tọ́lọ̀ sí fún à èmi èkán ma kí omi wá bí ní ọmọ kí ó ti pọ̀ ọsá lọ olówó mẹ́rin tó fẹ́ dẹ́rú ẹwò mà kó tó rípá sí rí padà wà tú wípé ìmáàmù gan ní dalí àwọn torí pé ogun lọ kọ́ngbà fi lè e kéw kèé sọlọ́run wíwà nàbí wíwáyí jẹmọ́ tàbà máa pariwo eléyìí bí ìgbà wà lójú kan náà ni o kí ló fi jọmọ́ tàbí bí mọ́ wá kọ mọ́ owó sẹ́ kó mọ́ sọ bá wọ́n yẹ̀ wípé ìyàwó rẹ̀ ní í ṣe ah, eh, ẹni yàbí

ọba adẹ́dà nínú dáadáa ti fi ń so wá papọ̀ ẹsì wè mọ́ ọlọ́run nínú àwọn àfá àjọ́gùdógùn ẹn tí ó gba bí ìtú ìdì ríbìnú ọlọ́run àwọn ní ọpọ̀ jù ọlọ́run níṣọ́ àbáti sẹ̀ láti ọkùnrin àti àwọ ẹ̀dìdé ni in tó hulu tá ń sọ ń jọ sí

tó jẹ́ wípé gbogbo iṣẹ́ tó fi gbogbo rẹ̀ ṣe ìlọ mí ìbẹ̀ ló ti dárú bí ṣe ń jẹ́yàwó wà tó wá bẹ́ fẹ́ bẹ́ẹ̀ náà mọ́ rẹ̀ tó kó wá ń jẹ́yàwó lọ́dọ̀ bàbá olórí ibú mi ọmọ rẹ̀ ń náà ni wọn ò mọ̀ pẹ̀ sí ọ̀dàwọ̀pọ̀ ẹ̀sìn ọ̀dàwọ̀pọ̀ débi ikẹ́ ẹ̀mọ́pá ìbábúrẹ̀ ni lọ fún lọ́sẹ̀ léwẹ̀ ọjàre ah! náà sí ìbàlágá èyí tó jẹ́ tara wa gan oníbà ṣe ń ṣe àwọn bọ̀ húlúù táà sọ yìí wọ́n mú láti bí húlúù sáwù ìdàlọ́kọ́lá ìsánà sáwù tí kí ni ìtumọ̀ rẹ̀ ní ṣẹ̀ríà o náà ni مفارقة الرجل زوجته على عوض مفارقة الرجل أو مفارقة الزوج كتبان كل جلو مفارقة, الزو مفارقة الزوج زوجته على عوض kí ọkọ kọgbà láti fi ìyàwó rẹ̀ lẹ̀ pẹ̀lú kọgbà nǹkan. gbígbà nǹkan yẹn kọ́ ìdù ní o kọ́ọ̀sì kan ni tí nǹkan ẹ̀bọ̀ wá ṣẹlẹ̀ gbólóhùn tá a máa ń lò o náà ni gbólóhùn khala'tuki mo gbàkọ́ ọbú aṣọ ọ̀dẹ̀yàwó lẹ̀ lọ́rùn fún mi àlá kádà wà kádà lórí nǹkan báyìí tó bá ti fún mi gbólóhùn tọ́lák àfẹ́kálò ń torí ń dá múṣkílà alẹ́ tọ́lákù àbọ̀m̀bí òun lọ́tọ̀ kúlù òun là lọ́yìí kúlúrì ìtumọ̀ rẹ̀ ìlàsọ̀lẹ̀ ẹ̀kẹyẹ tó bá jẹ́ pé kúrùkù bọ́ wá ní láfùkù tọ̀láàkì sí tọ̀láàkù ni ó dì àbí kúlúrù tọ̀láàkùtùkì mọ́kọ̀ alá ìwàdí kọjúrù kẹ́gà wà kẹ́gà torí nǹkan báyìí tó fi rárá rẹ̀ kúò ní abẹ́ ìjẹyàwó fún mi mọ́kọ̀ lórí rẹ̀. Apọ́kà àfáà ní ká pé gbólóyìn lọ́bá wá lọ́dọ̀ ọkọ àbọ̀dọ̀ ìyàwó nígbàtí húlù fẹ́ bẹ̀rẹ̀ a ní kàsí húlù mọ̀ ó ti fi tọ̀lá torí gbólóyìn tí wọ́n lóyìn. Àmọ́, ṣùgbọ́n húlù ó ní kí ọkọ sọ fún lọ ẹjẹ́ fún 10 million naira kí máa lọ lálàáfíà ọkọ̀ sígbà ọmọ elépo harin ìpọ̀ ẹjẹ́ lọ tó góòmí fọ̀ ẹjẹ́ ẹra yọ̀dá mikẹ́lẹ́ ma fún yín ní 6 lájà ọkọ̀ sígbà bẹ́ bákanáà mi ah ẹ̀mí mi ti sí ńlẹ̀ lára gbogbo àwọn gbọ́nà yìí in ta fẹ́ kọmọ wọ́n bí kúlùrù kúlùrù ní túnmọ̀ ọ̀rọ̀ wá dé àwọn àfáà nítorí gbọ́ o gbogbo obìnrin tọ́kọ rẹ̀ bẹ́ẹ̀ sọ fún wípé tọ̀lákùtùkì mọ́kọ̀ tọ́lùkọ̀tàn ní kíkọ̀ kan mọ́kọ̀ lẹ́ẹ̀kan obìnrin wá sí ìdà lọ ìdà wo náà ni ó sì ìyí ma kó rí tí ò ní jí ó nírun tí ó fi wà ọ́fṣọ́láti lẹ́ẹ̀mẹ́ta tàbí kọ́ mara lẹ́ẹ̀mẹ́ta inú ilé ọkùnrin náà ni ó wà yọ́ mọ̀ tọ́jú rẹ̀ agbọ́m bí ìdàjú eléyìn tí bá fi ẹ̀dà padà ìyàwó ẹ̀ náà ní táìmù yẹn ṣùgbọ́n tí ọ̀bẹ̀ ìdá padà tí ìmara mẹ́ta fi è pé àbí àìnírù mẹ́ta fi è pé obìnrin ti di àjìnàbí yàsí ó ti di obìnrin mí tí èsẹ́ ìyàwó ẹ̀mà ṣùgbọ́n ó lè tó fẹ́ padà tí ó bá fẹ́ padà yóò fẹ́ padà bí akídín sọ̀híhín jẹ̀dídín yóò ṣe padà pẹ̀lú akídùmí ni ó wọ́n fẹ́ padà pẹ̀lú akídùmí àbọ́ padà láàrin táìmù ẹ̀ náà tán bá bá sẹ̀mí lọ ló ti fìjọ́ kan ọtún kan onítọ̀ láptòkì tọ́lùkọ́ta ní òkúrọ̀ mo tó lẹ́tọ̀ lákùnmí ìmọ̀ ọmọ ìjẹ́lẹ̀ kejì síta kọ̀kọ́ ó tún pàpàdà ní ó pàpàpà àbúsùgbẹ́ta pé ó sì ákìlù mi ọkùnrin wọn láǹfààní pọ́ tó fẹ́ kọ̀ mọ́ jù kọ́ sọ pọ́ tó kọ̀ lẹ́ẹ̀kan lọ ẹ̀ẹ́kan bó ṣe wọ́n àbí fi ìyàwó abramanu bruce zabir kì sí zubairu zabir asúlọ̀rọ̀ gẹ́gẹ́ akìyàrẹ̀ min àdíti umil mu'minin aisha ta radiyallahu ta'ala ana ardaha ìyàwó al-qorobi anikorobi anikorobi bifati rọ̀ a mọ̀ sọ ọ̀rọ̀ àwọn onímọ̀ lórí léyìn ṣe wọ́n mú ìpẹ̀tọ̀ láàkù tó ń pín mẹ́ta yìí ọlọ́run fi ìkẹbá wa lòpọ̀ ní islami tí a bá ti lo gbónà àwọn àfáà kan ní gbónà tọ̀láàkù tí a bá lọ gbé sí àyè ẹkúlù àwọ̀ ọ̀kà ní tọ̀láàkù ṣùgbọ́n ọ̀rọ̀ kejì ó ní ìnẹ̀lìkúlùá lọ́wọ́kọ̀ àbìláfúdì tọ́lák láyé kúrù tọ́lákọ́n tí gbọ́nà kúrù bá wá ní gbọ́nà tọ́lák kò lè bí tọ́lákù nítorí pé ọba dẹ́dà kò bá wà lò pẹ̀lọ́rọ̀ orí ahọ́n nìkan àníyàn bẹ́nu tó fi

nítorí wípé ìntọ́ bá pín mẹ́ta kìí ṣẹgbẹ́ méjì kìí ṣẹgbẹ́ lẹ́ọ̀kan hmm. ọ̀rọ̀ ti wá kíyà àwọn àfáà kejì ní gbogbogbò nítorí ọwá ibá wà tọ́ láàkù ni ọ ma sheikh al-islam ta'ala wa ilmi bákanáà wọ́n lọ bí Abdullahi lérè ìjọ kan ọmọ Abdullahi ọmọ Imam Ahmed ó ní sí bẹ̀rọ kúrú lẹ́bìmí àà kánà abi yàrọ ma yàrọ Ibn Abbas radiyallahu ta'ala anhu ardahuma in tẹ́ bí mi in tí Abdullahi Abbas dúró gbogbo ọ̀nà torí ọgbàwà ọwọ́n tọ́lá kò ní ọwọ́n ní kíkàwó kápé húlùrù ní bẹ́lá yọkọ àti ìyàwó húlùrù náà ni ọ ma jẹ́ o o ń sì lè tẹ́mì fi ń sinlọ nínú ọ̀rọ̀ méjèèjì wa tí wọ́n bá ní tọ̀láàkù ìkọni mọ́kọ obìnrin ṣùgbọ́n húlùrù mọ́ bọ́sọ̀ kọ́ jẹ́ ìyàwó mi ọya mo fẹ́ kọ́ ọbọ́sù ẹ̀lẹ́ tó bá ti fún mi ní nǹkan báyìí ọdá mo fẹ́ ọbọ́sù ọ̀jẹ̀yàwó lẹ̀ fún yí tí a ti fún mi ní nǹkan báyìí kọ wà wíru gbólóhùn ọwá ní mo fẹ́ máa lọ lé wa kò wíru gbólóhùn ó ní ẹjẹ́ ìfò bin niyyah àti kó mi léyàn kí sí lòdún jẹ́ aṣọ bẹ́ kúlùrù ọ yàtọ̀ sítọ̀ láàkù gẹ́gẹ́gẹ́ ìyàtọ̀ rẹ̀ ti pọ̀jù ìkẹ́sì ń bẹ́m̀bì ìyàtọ̀ ṣe kúlùrù lẹ́nu àlà obìnrin tó bá ti ṣe kúlùrù pẹ̀lọ́kọ rẹ̀ tí ń lọ òfìsàntẹ́ni ọ̀sán sí ẹ̀rẹ́ lè fẹ́ra wọn padà àmbọ̀mẹ́ àwàbọ̀ wà hádà lùkúlù tán sọ rẹ̀ ọdíyàkúnù bí tọ́lábí min az-zawj kúlù àmọ́ ṣẹlẹ̀ látọ̀dọ̀ ọkọ náà o kí ẹ pé ọkọ ní ọ̀sọ̀ fún ìyàwó rẹ̀ wípé tọba yìí bí tọ́lábí min az-zawja Húlù a máa jẹ́ pé ìyàwó gangan ni ó bèèrè fún, takọ̀kọ́ yìí ọ̀wọ̀ pọ̀, o ń la fi ń ṣe bí húlù ìyà obìnrin kan lónìí, ṣùgbẹ́tẹ̀ ẹ̀kejì lọ́wọ́ pọ̀. Ọlọ́run ṣe ní ìdẹ̀kù fáwọn obìnrin láti fi gbara wọn lẹ̀ tí ó bitọ́lọ́bí mìnàlùwàlì ṣúrù sí lè ṣẹlẹ̀ tó jẹ́ pé ọ̀wà látọ̀dọ̀ ọkọ wà tọ̀rọ̀ ìyàwó ẹni tó láṣẹ lórí ọmọbìnrin bàbá rẹ̀ ní o ẹgbọ́n bàbá rẹ̀ ní o ọ̀rẹ́ bàbá rẹ̀ tẹ̀kọ́ rẹ̀ lọ òun ni yóò béèrè fòfúlùn sẹ́ẹ̀mọ̀kúbìnrin ń bẹ tó jẹ́ pé bọ́lọ̀ ń ṣe dáa àwọn tí ó bá gbọ́lọ̀ yé wọ́n gbà pé bó ṣe wọlé ọkọ ìlọ́kọ́ fún lóògùn jẹ ìyọ́ mọ̀ jẹ́ lójú ikú yóò lòrùn kú lọ́dọ́kọ̀ kéèsì kò sí parọ́ kéèsì ṣe bóríjẹ̀ ni àwọn obìnrin kan bẹ ìgbàtọ̀ náà ń fi ikú ọkọ sí gàgá àwà wọn láwọn èèyàn tó mọ̀ bá márì lónìí tọ́kù ẹ̀bá kújọ́ kejì bẹ́lọ̀ sí dáni wà láìka marímà láyé láyé kò ní jẹ́lẹ̀ orí oòrùn ìpinnu ní kòrí ìbọ́lọ̀ sí dárú àwọn ọ̀nà ẹ̀ẹ́sẹ́ pé ẹ̀sìn nínú islamu yìí in tí ó bà kórí ibú báyàn fúnra ọba rẹ̀ lọ́báyàn tilẹ̀kùn ma àti téèyàn bá fìtì júgbà wọlé bí ìyàwó èèyàn bá kú láàárọ̀ ẹ̀sìn ṣe lẹ́tọ̀ fún kó ṣe ákídù mi rọlẹ̀ tó bá jẹ́ pé àìsákídù yóò mú gbọlọgbọlọ̀nà abúlábùn Mas'ud radiyallahu ta'ala rọ̀ orúkọlọ

ìrìnkiri o ìrọlọ́wọ́ gbà iní a máa pè ní ìfìtìjú karùn ọmọ pé ìjẹsẹ̀ mú mú sí wà ustad alhamdulillah oríṣìí oúnjẹ mẹ́ta lọ́wọ́ wà ní sáàrí yóò ìyẹn wà bàwọ́ ṣùgbọ́n sẹ̀mú láfẹ́kẹ́ ìyẹn ni ọlọ́run jẹ wọ́n ti pẹ̀lú báwọn wọ́n ni ah, sẹ̀mú ọlọ́ bí èyàn bá sì fẹ̀ kágbà kó pẹ̀lú sẹ́mù kí wọ́n rò kọ́ mẹ́jìnà inú tó lè gbà ọ́ sọ̀wọ̀n lọ́bà jẹsùn mú tí ò jìnà ó sì ti fi ṣùkárò wọ́n ti sọ pé nǹkan wà ṣùgbọ́n wà kẹ́mẹ̀ ọ̀pá ẹ̀yìn àfáwà sẹ̀mọ́ láfẹ́ kí e ọmọ tí ó ti ẹ̀ wáìtì ẹ̀ omi àdòbáyíró ọba kánò ìjọsí tọ́lọ̀ kí kó tó pé méjì tẹ́lẹ́yìn rẹ̀ àwọn dòǹgarí láàfin nígbàtí ẹ ti rí ọlá tí ẹ dá ọba àti ìfìtìjú kárùn tí ẹ fi fẹ́ǹsì ọláhun àà ah, wọ́n mọ̀ gbọ́ ọba million nígbòrò kánò wọ́n sàlọ̀ ọbúrúwò pé ṣe yọ́ra ilẹ̀ ọba ni ọba ah, nígbòrò ti dẹ̀gbẹ̀ lọ sí bá tààfin láti wá so so ní díẹ̀ ah olówó ṣùgbọ́n sọ́bọ̀ wà tàbọ̀ létà wọ́n bá tàbí olóyìn kò lẹ́lá 200,000 kìí so ní 20 eh, million so ní 20 million lọ bóyá ìsáwàdà fara ìbára àsáwàdà ọ̀sánmà pé dongari ọba ní kìníkàlà wọn nìkan bá ti jọ pàtí àdìjọ dé yọ́sà 20 million sákàntì wọn wọ́n wà pẹ̀ pé ìjọba ìlọ wà ó sáàfin wọ́n wọ́sọ kẹ́ǹkẹ́ so gbogbo gbóòrùn tí wọ́n bá ń sọ ọ ma ń sọ láti fi sọ wípé ọlá ò pè sí ààfin nìkan ó sì jọdé lọ́bàdé eléwọ̀n ní bọ́ gírígírí sáàfin ní tàbí sẹ́tàmì tó mẹ́rin gbọ́bàdé àwọn tí ó tó wá rí sáàfin rú tẹ́mù náà nìyàwó tàbàbàtẹ́lẹ̀ gbogbo bí sẹ́mùsọ̀rọ̀ láàfin

bí ẹ ṣe máa ṣe nù ìfìtìjú kárí ìṣe sí ọmọ nẹ́bí adámanìyàn ṣùgbọ́n ẹ̀sìn wa fọ̀ọ̀kọ́mọ́ ìntẹ́sìn wọn wínà fọ̀ọ̀kọ́mọ́ méjì ọ̀dárù mọ́ra wọn nínú mọ́fà ìfìkárùn tí mẹ́nu ni wọ́n ìyá mi olówó ni wọ́n wọ́n sì lówó wọ́n sì dàgbà kìí ṣe dandan ní kí máa bọ́ wọn torí ìmìnà lówó tèmìnà ìgbà tí ó di dandan ní tí ó bá jẹ́ olùsì tó pé tí ń bàbọ́ wọn ìyọ́jẹ́ wọn pẹ̀lú mẹ́jàmú kí sì ní ẹwà òwìmọ̀ bàbá mi ń gbí ọmọ rẹ̀ ṣe pé ó sì lòwójú ọ̀nà gbèsè bàbá bá yá san o tí èyàn wọ́n wọ́n bàbá olówó tí èyàn sì lówó tó wọn bí èyàn bá fẹ́ gbègbè sí in dùn náà no problem ẹlówó tí mo lówó mi ṣe rí àìgbọ́ sáàmì wà láàgidi ní o àwọn sáàmì ẹ̀rọ ń túnẹ̀lẹ̀ gidi o ta ní túnẹ̀lẹ̀ ẹ̀sìn ẹ̀ ń sàlàyé o ó ń kalùkọ́ máa mú tiẹ̀ ẹ̀ ń fẹ́ mú tiẹ̀ lójú ilé ẹ̀ ń

àmúrùgbọ́ ah, ẹ̀fẹ́ ra sọmọ́sí lẹ́pẹ́ láti lọ́dọ́ in tó fẹ́ mú bí wáàsì tó bí ní ìdí elóbi ọmọ ẹ̀sà kọ́dà ilòmí àmọ́ ẹjọ́ ti ẹlẹ́ torí ìjọ ọjà tó fẹ́ mọ́nà ni ọmọ fi láìkì sásun káàfọ́ sọ́rẹ̀ tí àwọn obìnrin bá ti sọ ọkọ̀ dáadáa kọ́tọ́ rẹ̀ pọ̀ tí èsì kéèké tọ́lọ́ ní kí wọ́n máa sọ mọ́wẹ́yìn sáfùngalùkúlẹ̀ ọwá tó sọ báwọn ọkùnrin náà ni ó sì Allahu Akbar nù mọ́sánásí àà alhamdulillah eh, wà ṣe wọ́n alá à ah! tí ẹni ọmọ wí o àwambọ̀ àwọn gbólóṣì àti kíyà rẹ̀ kí bó wá ní húlù sí mọ́wálátọ̀dọ̀ ọkùnrin

ẹwọ báwọn obìnrin ṣe ń tara wọn lọ́pọ̀ kí wọ́n mọ́ sọ fún obìnrin tó múra jáde ní ilé sí múra tó mú ìdá kí lọ bá dìmẹ́ lọ́bọ̀ tó mi ti ń lọ àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ọmọ ọ̀dọ́ ọlọ́kà wọ́n láwọn ọ̀pọ̀ kí ni

obìnrin ẹni yẹ ni ẹ̀yẹ ni wọ́n obìnrin lẹ́tọ̀ lọ́sọ pé bàbá mi ti yọ̀nda ìyá mi ti yọ̀nda ṣùgbọ́n ọba adẹ́dà gbé agbára kàsọ́dọ̀ mi kí n tó lè sọ abẹ́ mi dẹ̀tọ̀ fún o náà ni máàrù mi in mo sì fẹ́ gbà o ní sí ẹ̀mọ̀ pé gbónà táwọn ní pé àkọ́takú ah, <laughs> mọ́ tó tó wọ́n tó àwùjọ wa lọ dàrú bọ́lọ̀ ń ṣe tó ibi ọba ti ń bímọ obìnrin wọ́n ma rẹ́rin dọ́bù mẹ́ ibi ọba ti bímọ ọkùnrin wọ́n rẹ́rin ẹyọ kan ah! tókùnmí iṣẹ́ ni ah, ah! ọlọ́wọ́ ah! bọ́ sí ọlọ́nsìn bọ́ kó wà láàjọ báyìí ah púpọ̀ ọ̀pọ̀pọ̀ tí a mẹ́mẹ́ wà ojú àwọn pé ah, ọkùn iná ni orí ọkàlùkú ma ń wú sí kọ́ àti ẹmọ́ obìn náà kọkùn yọ́fẹ́ máa bí ààrùn ah, àbá ah, ẹ̀sìn gbọ́nà bá kó aláàjọ bẹ́ẹ̀ ni ọmọ ọkùnrin èyí sí mọ́ ọkùnrin tàn ẹ̀sìn sín sín sín kó tó níyàwó ọba tó ti bímọ yọ́ẹ̀tún sín sín sín tí títẹ́ ìjáde láyé èyí sí mọ́ ọkùnrin tàn èyí sí mọ́ ọkùnrin kú ni sí ẹ̀mẹ̀ pé ẹ̀sìn àwọn

méje ń wà ní ẹ̀gùn pẹ̀lú ẹni tó ọba kọ mọ́ mi ṣùgbọ́n ká pé báyí ó sì rọrùn àyí ọ̀rọ̀rọ̀ ọkùnrin àwa ní ọkùnrin lè bèèrè fún márùn bí ìyàwó ti sú iná ti sú yàwó ṣùgbọ́n ẹ̀mí rí òkú òmí 20 million tí è ṣe márùn ìyàwó náà sì ń sádùá ìnira ìpọ̀ ṣe ẹ̀sì mẹ̀kọ́ tó mọ̀ pàpàrà bá ń bẹ̀lọ́wọ̀ oníṣọ́rọ̀ pàtàlákù torí márùn gẹ̀gẹ̀ ní dùn ọkàkùnjọ́ gẹ̀ni tẹ́lẹ̀ àṣákìrọ̀ kò fẹ́ rí ṣe iná mẹ́kù kò sí píìsì lólé oníṣẹ́ iná wà mẹ́ ẹ̀ẹ́ tó lórí ni kí ẹ̀dá kan mọ̀ rí ní alátara mi ní jò ibi owó ní lọ kẹ́dá kan mọ̀ rí ní alátara mi mọ́ mọ̀ kórìíra rẹ̀ because mi mọ́ bí sàárè pọ́mọ̀ èyàn ọdún mọ́ sẹ̀mì láyé níjọ́gbẹ̀lẹ̀ kí a máa rí ẹ̀tọ̀ pọ̀ èyàn lè bí ìpẹ̀lú ẹ̀rọ ṣùgbọ́n sàárè sàárè tí wọ́n bá dáyẹ̀gbẹ̀ ní ọbáyé èmi ọmọ tó lè ṣẹlẹ̀ yìí wọ́n rẹ̀ tí ó lè ṣe ìlàjí márùn fún mi because mi èmi náà mọ̀ pé wọ́n náà wà kọ̀fẹ́ tó pẹ̀lú mi ó jẹ́ eh, oṣù kẹjìlá lè sẹ́mi àti àṣẹ ìkanú lè sẹ́nì kan oúnjẹ rẹ̀ kò dùn lẹ́nu mi wọ́n náà gẹ́ ó ti sú ọkàn náà obìnrin wa ní ṣébí tẹ́ lọ́nà kò lè ara ní èmi gẹ́gẹ́ ṣùgbọ́n ẹ̀ sọ̀rọ̀ta ó náà tí ó sọ̀rọ̀ta tí ẹ̀ náà bẹ̀ lára rẹ̀ kìí ṣe pàrò ní ó náà ń ro owó ó sì ń wo tọ̀láàkù pẹ̀ kápẹ́ tọ̀láàkù ni òun gbé jánù kúlù lóhun ó sì ríwádù àwárí pé àkàrà tú èpo ìyàwó wá ní kò sí wà náà ṣùgbọ́n ẹ máa ṣe sùúrù two months fún mi because àtàkótó eh, sítàkì mo fi máa ń ṣe business mi nìyẹn ìlàjì ó wà ní Nigeria ìlàjì ó wà ní China ètí tí gúnmẹ́ Nàìjíríà àti wà lọ́wọ́ àwọn kọ́sọ́mà káàkiri ṣùgbọ́n fún lóṣù méjì owó òkú ló bá kú lóṣù méjì ó sì kó lẹ kúlúù ọbẹ̀rẹ̀ lọ yọ́ wà bẹ̀rẹ̀ pẹ̀lú ìdá ìdá mélòó haidọ̀tọ̀ wáhídà ìdá ẹyọkà ìdá àti ẹ̀ ìdá ẹyọkà tí ó ibi láti dúó ní kútúbà ilé tó àdíjọ́ mẹ́jọ kọlọ̀mọ́ ti gba ah, tó àdíjọ́ mẹ́ẹ̀lógún toríjọ́ mẹ́jọ ìyànàbórí jàdì máa lọ jímọ̀ tó parí ìṣòro a mọ̀ wá tẹ̀síwájú tó bá jẹ́ wípé olùfẹ́ wá látọ̀dọ̀ obìnrin gẹ́gẹ́ àtọ̀dọ̀ bàbá obẹ àbí aláṣẹ rẹ̀ lọ́nà kẹsìkejì tó jẹ́ wà líyù àbí látọ̀dọ̀ ẹnìkan tó kàn gbọ̀sọ́rọ̀ wọn níbọ̀ wọn ah, sí Islam tó ń ṣiṣẹ́ tó báyìí ni só lè lọ ra obìnrin yẹn lẹ̀ tó bá wáyé lọ rẹ̀ jẹ́ pé ajínàbí ni nǹkan mẹ́ta ma ń papọ̀ mbẹ̀ maslaha ma wà mbẹ̀ mélòó maslaha yẹ pín sí ma wà mbẹ̀ mélòó ìdìrọ́rù ma pín sí la maslaha wà lá ìdìrọ́rọ̀ náà pín sí a wà kí agbogbo ẹ̀ ní tẹ́tìkaná tẹ́tìkaná táàfi bóòdì ọmọ

الحمد لله الذي انفر بتدبير الأمور لا يشاركه فيها ملك مقرب ولا رسول مرسل ولا أحد من خلقه أحمده وأجلله وأعظمه وكبره وألله وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه بل وصية للأولين والآخرين قال الله سبحانه وتسامى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام ربنا سبحانه وتعالى كلف هذه الأمة بأجمعها مسؤولية عظيمة متى ما خافوا الشقاق والنفور والنشوز بين الزوجين لا بد لهم من بعثة حكمين أدلين حكم من قبل الزوج وحكم آخر من قبل الزوجة يتجالسان ويتشاوران وينظران في أمر كل من الزوجين إن يريدا إصلاحا يوفق الله بينهما وربنا سبحانه وتعالى أعطاهما قوة الجمع إن رأي ذلك بين الزوجين وكذلك قوة التفريق إن رأي ذلك كذلك بين الزوجين أما إن لم ينفع هذا كله واضطرت اضطرت المرأة إلى أن تخالي بعلها فلها ذلك والخلع أسله من خلع الثوب إذا نزعه من عنقه وفي الشرع هو مفارقة الزوج زوجته على عوض على عوض فبأي لفظ وقع الخلع فهو خلع لكن بعض العلم رأوا أن الخلع إذا وقع بلفظ الطلاق لا يكون خلعا بل يكون طلاقا لكن خلفا في ذلك إمام تيمية رحمه الله تعالى وغير من أهل العلم وبهذا أدين ربي سبحانه وتعالى على أن الخلع في أي لفظ وقع إذا نويا ذلك أو نوت ذلك وفهمها أو نوى ذلك وفهمته فالخلع حتى وإن وقع بلفظ التلاك لا يكون إلا خلعا بارك الله لي ولكم في القرآن والسنة ونفعل الله وإياكم بما فيهما من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلام على عباد المصطفى عباد الله اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وكونوا مع الصادقين أمة الإسلام فهذا الخلع قد يكون بطلب من الزوج وقد يكون بطلب من الزوجة كذلك يكون قد يكون بطلب من ولي المرأة وقد يكون بطلب من رجل أجنبي وتفصيل ذلك قد يكون الخلع بطلب من الزوج إذا أمر زوجته بمال كثير وكري أن يفارقها إلا أن ترد عليه شيئا من المهر فبهذا يكون الخلو من قبل بطلب من الزوج بيد أن هذا يأتي تارة يأتي تارة أما وكول خلع بطلب من الزوجة فهذا يكون ويحدث غالبا ولا هذا نستأنف الخطبة في الجمعة القادمة إن كان في العمر بقية ونسأل الله الرحمن أن يجعل وإياكم ممن يستمعون القول فيتبعون أحسن اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين ودمر أعداك داء الدين اللهم ربنا دمر أعداك داء الدين اللهم انتكم لإبارك المستضعفين من المؤمنين والمؤمنات في كل مكان وانصر المجادة في سبيلك حقا في سائر الأوطان اللهم ربنا كننا معينا ونصيرا اللهم أنت خير حافظا وأنت أرحم الراحمين ربنا تب علينا وتب للتائلين عاملنا ربنا بما أنت أهله ولا تؤملنا بما ننهله فأنت أهل التقوى وأهل المغفرة اللهم ربنا اشف مرضانا وارحم موتانا ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أمتنا واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ في بنفسه وثبنا بملكته وثبت بكم قال الله سبحانه وتسامى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسلما صلوا على نبيكم الصادق المصدوق القائف مكتشر الثابت إنه من صلى علي صلاة صلى الله عليه يا أشرف اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آله وصحبه سلم تسليما كثيرا